بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ inna Allaha alimun khabir. wọ́n á níjọ́ náà lọ́hùn àwọn mùsùlùmí ẹ̀kọ́ ẹ̀sìn wọn ni wọ́n so mọ́. mina sídìkì. inú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn náà ni òdodo. wal amana. àti fọkàntán. wa salahi nufus. àti kí ẹ̀mí dáa. ìkúrì bí ahadihim bi ta'alimi dinihim. torí pé wọ́n súnmọ́ àsìkò ẹ̀kọ́ ẹ̀sìn àkọ́kọ́. ẹ̀rì ọkọ tó fẹ́ níyàwó yàkóònù sọ́ọ̀dẹ̀kà yóò kíni ọkọ gbọ́dọ̀ jẹ́ olódodo ìyàwó tó fẹ́ lọ́kọ takóònù sọ́ọ̀dẹ̀kà ìyàwó náà gbọ́dọ̀ jẹ́ olódodo bí dodo bá pàdé ara ń báyìí ó bára wọn bẹ́ẹ̀ náà ni ìfọkàntán ọkọ amina. yóò náà jẹ́ takunu aminatan ìfọ̀kàntán sọ kíni yóò pàdé ara wọn gbogbo bí a bá ti ródòdó à ní rí kẹ́sìbù tá a bá ti ródòdó à ní rí rọ́ bàbá ti rí àmánà à ní rí kìíyánà tá a bá ti rí ìfọ̀kàntán à ní rí jàmbá wọ́sọ̀lá ìnáfs àwọn òfòs dídá ẹ̀mí dídá kíní dídá ẹ̀mí ẹ̀mí wọ́n dá ẹ̀mí ọkọ dá ẹ̀mí ìyàwó dá torí pé wọ́n sún mọ́ ìpìlẹ̀ ẹ̀sìn ẹ̀ ìkúrúbí áhàdì níbi tààrí ibi dínì fàlàtẹ́kùnù gùnáta hajjá tanilá ma'rífà ti bá àdìlú mọ́rù torí díẹ̀ jọ́nà náà mo fẹ́ níyàwó mo fẹ́ lọ́kọ wọ́n ní bùkátà kí a máa àwọn kan gbogbo ìgbàra wọn gbọ́ wọ́n ní bùkátà máa tọpinpin àwọn àlámọ̀rí kan torí pé tí ọkọ bá ti déwájú obìnrin tó fẹ́ fẹ́ yóò ṣàlàyé ààrẹ fún hákàdà kùntù bí mo ṣe rí rèé bóbi náà bá déwájú ọkọ á ṣàlàyé kò ní tí ọkọ bá sì ní bóhùn efe rí tí ìyàwó tó bá fẹ́ bẹ́yàwó ọba bí òun náà bá sí ní ọkọ tó bá fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọkọ ọba ẹ̀rì òdodo ìfọkàntán ní bẹ ẹjọ́ náà lọ náà wàlbáhásù dẹ̀kí kàánìhà mísìlú fáhásù rọ̀gbí bí lẹ́yìn náà wọ́n ní ní bùkátà sí kí wá máa wádìí wádìí wádìí wádìí wádìí wádìí ìtọpinpinpinpinpin àwọn kankan táàntọ́ pínpín lẹ́nì túgbà fẹ́ níyàwó túgbà fẹ́ lọ́kọ látara àwọn àjẹbọ àjẹbọ burúkú tí ó ti ṣẹlẹ̀ ẹ̀rì tó nì díẹ̀ awàrí lẹ́nìí pápẹ̀rẹ̀ àwọn ọwa òṣìṣì ní bẹ nìsí ẹlòmí ń bẹ ọkọ àrùn tí o si lara rẹ̀ tẹ́lẹ̀ òkú lara ọkọ wá jáná sí àrùn tí ó sì lára rẹ̀ òkú ọkọ rẹ̀ ọkọ òsọpọ̀ ńlárùn yẹn lára ìyàwó ló ní àrùn tí ó sínú ran wọn ó kó lára ìyàwó ìyàwó sì mọ̀ pé ó ní kò ní ọ̀rọ̀ tí mo sọ ètò ọdún mẹ́wàá nìsìn sísítà kan ó wá bá mi ó lò ní àìsàn 8 lára kí ni kò ń ṣe mo ní kó máa tọ́jú ara rẹ̀ ó lóun fẹ́ lọ́kọ mo ní òòlè lọ́kọ pẹ̀lú àìsàn aids haram nalik ìwọ ní islam gbogbo lọ́kọ anábì ní làádọ́rara wà làdìrà làádọ́rara wà làádọ́rara ẹ̀gbọ́ nira yín lára ẹ̀gbọ́ ẹlòmí lára tọ́lọ́mbọ́ wá ní kí ọ tọ́jú ẹ̀ tó ṣe test tí a ní ò sí ń bẹ̀ mọ́ ìgbà tó tó lè lọ́kọ̀ọ́nù ṣẹ̀rẹ̀ àn inú kẹ́ni inú òfẹ́sì lọ́bá kó níwájú mi òkóṣù mẹ́fà sígbà yẹn wọ́n ló ti lọ́kọ nígbà tí ẹjọ́sùn mélòó kan ọkọ náà gbé àwọn méjì ò sì láyé máa lẹ́nu inú ṣẹ̀rẹ́ arábìnrin lọ́pọ̀pọ̀ ẹ̀ olóògíní olóòpọ̀pọ̀ ẹ̀ sábà wá ẹ̀sàn tí ń bẹ lára ẹ̀ tó mọ̀ ó nìyẹn ẹ̀ ìyẹn lábí rí tí àwọn ìlú kan tí a sọ di òfin pé before marriage àtọkùnrin àtobìnrin wọ́n gbọ́dọ̀ kárí general medical check-up general medical check-up wọ́n pè ní alifasu ti bí lèrọ́gì bí zawaj lèrọ́gì bí zawaj gbígbé láwọn ìlú kan wọ́n sí lófin ni kìí gbé bá wù mí ní bí ọdún bí mẹ́wàá sẹ́yìn náà ọ̀rẹ́ mi kan bẹ à ń pè ní Abdul Muhsin as ọmọ Saudi ni 1999 ni mo mọ̀ ọdún ẹ̀ mo dó sí ìjọ tí mo ọdún tí mo kọ́ lọ sí Saudi àwọn afẹ́nara ọ̀gáǹgbà yẹn sì ló wà ní Jami'a Ummul Qura Qismu Da'wa lọ́wà nígbà wá jáde tán àti máa ń ríra tó máa ń ríra ó tún sí master ọdún bí mẹ́wàá sẹ́yìn mọ̀ wá lọ sọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ sọ mi wípé kí máa bó ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òun ti promote ní ìjọba ní Macau ìjọba Saudi Arabia lórí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan ó ní promotion Allah ní promotion ó lóun di mazun mahzun ẹn tí ìjọba ti yọ̀ǹda fún kó lè takókó yìí ó ti gba permission kó lè takókó ẹsẹ̀ bí ìtọ̀dọ̀ tí wá ń bí irúwó gírí wa irú gíní irúwá gírí wa láà ẹm afá bàbá ìyàwó oníwọ́takó yìí àìmọ̀kan gbá àwọn aláfàfà kalẹ̀ báwà láníyàwó inú tí a ò níyẹ wà ńgbàtà àlàáfíà ni ìjọba ní ọfà àfà àti ọwà sí ìyàwó kalẹ̀ àná ń pè ní alimadun ó ti gba permission afẹ́wọ́n sọ fún yí pé lẹ́yìn ìgbà tó gba master tán kí ó lókè ọmọlábáwá ní o kò lédè mí o ọlọ jamia first degree second degree lọ́wọ́ lọ sí course tí ó fi lè láǹfààní ẹni a fún yọ̀ǹda àti mata kókó yegi ọgbọ́ni ẹni tá a fún yọ̀ǹda láti mata kókó yegi tí ò ní jẹ́ ọ̀daràn gbogbo ẹ̀yẹn tí ẹni wà fún yọ̀ǹda mata kókó yegi ọ̀daràn ni wọ́n àsìnẹ́kọ́ gáìsì yìí gẹ́ torí pé minister of justice òun náà ni wọ́n lẹ ètò yìí mọ́ gbogbo fáìlì fámílì kọ̀ọ̀kan ní bẹ́ẹ̀mẹ̀ days time ta ni official imam time ni mazun àwọn olẹ́lẹ́rìn mi wọ́n lọ wá lọ kó mi wọ́n lọ ni wá lọ kó àwọn nǹkan tí a máa ń lò tí a fi sí process gìgì wá ìwà ń bẹ́ẹ̀bẹ̀ tí wọ́n bèèrè lọ́wọ́ ọkọ àtìyàwó bìtọ́ọ̀kàtù fásitì bí id card pẹ́ ti ṣe general medical check-up ó láti wà ń bẹ̀ ìyàwó àtọ́kọ́ láti submit ẹ̀ fún máa zone original yóò wá mú lọ seminar of justice wọ́n tún wá lọ rí yẹ́ òpin tí lóòótọ́ ní òdínà bí fẹ́ẹ̀kì ni tí wọ́n sì rí má títí bọ́ kọ̀m̀pútà yóò gbogbo ìjáde nù irúbẹ̀ ní ìsìn ẹ̀ẹ̀lẹ̀ sí gbéyàwó láì produce kí ni general medical check-up certificate ó wà bẹ́ẹ̀ lọ ìyẹn ní ìsìn kò sí jọun ìgbàlódé lóṣèkíní gbé wá torí dẹ̀ wọ́n sọ báyìí pé àwọn afáwà tẹ̀síwájú wò wà máa bá àdá àmì tọ́ṣà rẹ̀ gádìbú wẹ̀lẹ̀ kàdíyà wà ádàmọ̀lẹ̀ àbáàdà báyìí nà wọ́n ṣùgbọ́n nígbà tó di pé irọ́ fọ́nká ní àwọn èèyàn lénìí irọ́ fọ́nká àárín àwọn èèyàn àti ìmọ̀ tanrin ẹni jẹ kí ọkọ máa tàn ìyàwó jẹ kí ọmọ àtọkọ jẹ àti kọ́mọ́ sí ìfọkàntán láàrin àwọn èèyàn wádàmì ìzẹ̀há wádàmì ìzẹ̀há alìkúrò alìmàrúfà báyìí na kúlẹ̀ alìsọ̀rọ̀tẹ́yì limukubele alazawa àti pé àwọn àlébù tí ẹbí méjèèjì mọ̀ pé ń bẹ lára àwọn ẹbí ọkọ mọ̀ pálébù bẹ lára ọmọ àwọn wọn pamọ́ àwọn ẹbí ìyàwó wọn pé alébù mẹ́ lára ọmọ àwọn wọn apamọ́ wọn ní jẹ́ kí wọ́n mọ̀ kódà ìgbàmí ń bẹ tó rí pé àwọn ìlú tí ó létò ni yánà sófin pé ẹni láti produce àwọn kan gbogbo ẹni produce gbogbo lọ ra ni ọ̀rọ̀ covid nineteen. ìtàn rà nísìn ìtàn rà nísìn wọ́n rà ní ilé ẹ̀wọ́ àmúbẹ̀ online negotiate ẹ̀ẹ́dùn ẹ̀dúrà wọ́n sáyẹn ó sì gbogbo ẹ̀ irú ẹ̀ láǹkà ṣe ní last year tí a fi lọ sí travel lọ sí Saudi Arabia mẹ́rin ṣe ń dán ní ẹ̀yẹ̀ wọn wò wọn bá nǹkan kan lára wọn bẹ́ẹ̀ náà wọ́n dá tó dá padà náà fi kọ́ báwọn ọ̀fẹ́ káwọn Nigerians kan wá sí Saudi ma mú múra kó tó pé ńgbà tí wọ́n á mú tó lé ní ìsìn kálukú wọn lọ sí torí ẹ bá gbà bẹ́yẹn sára ó ní tí wọ́n fi mọ̀ pé ń lára kọ́ ra ìwé ẹ̀rí lọ wọ́n ra lọ wọ́n sì fi hàn kó dáwọn sọ dé ìtọ́gba abẹ́rẹ́ wọ́n sọ ìgbà tọ́gba abẹ́rẹ́ dókítà tó sáyẹ̀nsì ìwẹ̀ náà wà ń bẹ̀ kò sí dẹ́ẹ̀bí lè pè ní flake tí wọ́n bá ti wá fi oúnjẹ bá ti wá tẹ̀sẹ̀ wò lọ́rùn ó bá ń bẹ́ mẹ́ yọ́mọ̀ jọba sí kódà rúrun ran fasin wọ́n tún sọ èjì ni ó gbé jáde gbogbo kan náà covid-19 sí ìrànkan náà fásín rẹ̀ ọ̀pọ̀ ẹ̀rì náà fàídà nínú ìlàrí tàbájú mi ti bí àlẹ́háyìn fi ha dálẹ̀ kọ́nù alkọ́nù márùn wọ́n ṣùgbọ́n lè ní látara pé ìlànà àwòsàn òde òní ìdàgbàsókè ti bá láti sẹ́ńtúrì tọ́lú àṣẹ́ntà wà bẹ́ẹ̀ sọ́rọ̀ fáhásọ̀rọ̀ níbi ìsẹ́wàá fásitì bí àṣàmì ló wá di pé ó hàn síta lè ní kó se pé kó tó pé èyàn ọ̀fẹ́ yà òkú tó gbọ́ lọ́kọ wọn láti ṣàyẹ̀wò ó yà ìjánsọ yàtọ̀ genotype ó yàtọ̀ sí kíni ó yàtọ̀ sí genotype nǹkan kó so general vertebrate ọ̀rọ̀ ẹ̀jẹ̀ blood group first p ó wà comprehensive general medical check-up díẹ̀ ètò ẹ̀yìn máa bèèrè ló yàn ní sin genotype tí gbogbo sàbáwò lọ́wọ́ bèèrè lọ kí ni genotype kí wọ́n ń sọ́jú yẹn lọ من النواحي المتعددة التي تبين ملاءمة كل طرفين للآخر بمشاد الله wọ́n torí díẹ̀ lónìí wá ní wípé àwọn oṣìṣẹ́ táà máa ṣe tó sì bá ìkíní kejì mu ìtọ́kùnrin ó ṣe nílànà pọ́kùnrin ìtóbìnrin ó ṣe nílànà pé obìnrin ní tó gbé àbájáde ẹ̀ náà wà wà lọ́run tọ́lọ́run bá fẹ́ wà má dáa alìwúra fẹ́ bízinilá tó gbé àwọn àbájáde àwọn àbájáde rìsọ́ọ̀tì àwọn nǹkan wọ̀nyí inú tí ń wá bẹ̀ náà ní pé báwo ni ó sì rọrùn tó yẹ pé a fi bí àwọn ọmọ tó ní àlàáfíà àti ìjáb àti fàáj àṣà àti fàáj àṣà àwọn ọmọ tẹ́lú gẹ́ni ní àlàáfíà àti láti jìnà sí àwọn àrùn àjogúnbá àwọn hereditary disease tó pé ọkọ òjogúnbá inú ẹbí wọn ni ìyàwó òjogúnbá inú ẹbí wọn ni àti àwọn amurad alimuhadi àwọn amurad pé ìmọ̀ràn tí ó jẹ́ àwọn àrùn àwùjọ bí aids àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà وكذلك مع السيادة عصر لماذا وتقدم العلوم واختلاف المفاهيم والغزو الغربي العلماني لفكر الإلماني للفكر الإلماني الفكر العربي والإسلامي للفكر العربي والإسلامي أصبح أصبح هناك أسس جديدة لاختيار الزوجين wọ́n lábala kan nìyẹn inú ọ̀rọ̀ mọ́tọ́bá tó wá wò ó lé ní látara yí pé nǹkan ọ̀bọ̀rọ̀ gidi ìgbésẹ̀ ìta ń lò sí yá àdá tó sì máa dà ìtayé ń bá ilé sí ni nǹkan ọ̀bọ̀rọ̀ gidi àti pé ìmọ̀ ìmọ̀ tún dàgbà sókè lẹ́yìn náà àgbọ́yé ọmọnìyàn ó ti jóríṣiríṣi ibi àtàlà àjùbára mùsùlùmí màfàá ìmọ̀wọ̀ ìsíkíní ìsọkọ̀má our understanding perception wa sí nǹkan ó ti yàtọ̀ síra wọn lẹ́yìn náà wá tó wá ní ìjánilógún làákàyè àwọn ará west àgàgà àwọn secularist àwọn communist tí a ti wá kó bá ìròrí àwọn alárúbáwá ìròrí Islam tó yí pé ọmọ mùsùlùmí even tó tó ń ṣe lábáwá tọ́jọ́ ma lábáwá kò lè lórí bí mùsùlùmí má kò lè bí lábáwá má ó ń rorí bí àwọn ará west ni ọkàn àjòjì ni ará ìlú tó tó jájòjì ẹ̀rì ó ní àwọ̀ wa ló ní kò sí lórí wa lọ́dọ̀ ẹ̀ wọ́n lè lè wá rèé lọ́wọ́ di pé lè nì náà bàbá tó wọ́n fẹ́ láàfẹ́ fẹ́ yàwó abẹ́ lọ́kọ ìgbàlódé tuntun gbé àwọn principle mi fundamental mi ta tó gbọ́dọ̀ mọ́ consider látara àjálù tó jálù wáyé lórí pé lágbájé ó ní ẹwọ́ lágbájé lọ́kọ tó tó yàtọ̀ sí bẹ́nu tí à ń jọun ويمكن إيجاز وتلخيص أسس الاختيار في القرن العشرين والقرن الحادي والعشرين في النقاط الآتية wọ́n ní ìdábáni ká sọ ní sókí àwọn nǹkan jẹ́ tó fi kún mo fẹ́ lọ́kọ mo fẹ́ fẹ́yàwó ní last century and this century century tó lọ century dáwà mẹ́yìn àwọn kókó tí ń bọ̀ iná tó kún tí a tó ń consider rẹ̀ nísìn àkọ́kọ́ tawafuru lè kúndùrà ti mariya ṣe ọkùnrin tó fẹ́ níyàwó ìsolú lọ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ tó lè fẹ́ irú omi tó ló ń bẹ fẹ́ ẹ̀ owó tó ń wà ní táwọn ìkọ́ta nìsìn gbàmí ń bẹ láwọn ìlú bọ́n bá ṣe kẹ́kọ̀ọ́ tó lówó orí ó ṣe tó ní kíkẹ́ gẹ̀gẹ̀gẹ̀ rẹ̀ ọkọ ló ṣe tó ọ̀gbọ́ni ní kíkẹ́ gẹ̀gẹ̀gẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe tó bá ti kàwé tó ni tó bá lówó lọ́wọ́ wọn ni mo lọ tún ìsìn lára ṣe bí lọ́kọ̀ rẹ̀ ọmọ yìí ò lè rinṣẹ́ o ọmọ yìí kò lè rinṣẹ́ o ìjọba dà ẹjọba fẹ́ jíìbù ni jíìbù ni ó ní ọyẹ́ nú ti láì special driver sí ni ọ̀lọ́ yẹ special driver eléyìí ò lè wa mọ́tò eléyìí ò lè wa mọ́tò wa mọ́tò rí o kọ́kọ́ ma gorí ẹ̀gọ́n tó kọ́lá pẹ̀lú ẹ̀nu ọmọ yìí ò lè fa bọ́ o kò lè fọ́tọ́lẹ̀ tí o tónítóní ni kọ́wọ́ ẹ̀ kó jí tí è bá ti pé kéèyàn má tún bá wẹ̀ àbágbé wọn tó máa wẹ̀ fún ni Allahu Akbar wọ́n ń wò mọ́ ìgbéyàwó lẹ́ni tàwà fún sọ lágbára obìnrin tó fẹ́ fẹ́ yìí tó ń bẹ kìí sọmọ tí jìyà o ẹ̀fún ọ̀gbọ́dọ̀ jẹ́ léyìí o <laughs> twenty four hour iná ọ̀gbọ́dọ̀ kú o ọ̀gbọ́dọ̀ twenty four hours iná ògbónà kú. nẹ́pà múná ló dínà náà eléyìí lọ́wọ́ àwọn tó ń wò wọ́n tó ń wò lé ní inú prison kan fi ń fẹ́yàwó náà ni tẹ́ fi ń lọ́kọ tíyàwó náà ń ta fi ọkọ pé kí lọ wọn ọgbọ́n ni ìyàwó kó bí ọkọ rẹ̀ lérí dáàmú tó wọn ikú ní ìsìnyàn lásán kìsíkẹ́ yàwó tó pé bàbá rẹ̀ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní wọ́n pín ní 150,000 lọ́sẹ̀ pocket money pocket money tó bá wù ẹ̀ tí ló àmọ́ fún ní 500 naira ẹ má ní kí yóò kù sẹ́kù àìlò ìsìléwọ̀ ó ń sí rìn ẹlẹ́ẹ̀kejì yóò dá lójú kún àlìfáàsù àti bí wàlẹ̀kùlùkù minal amrad. o náà ni general medical check-up àti kó yẹ pé àtọkọ àtìyàwó wọn mọ kangakanga kó nu ti já àìsàn àgàgà àìsàn tí ràn tàbí àìsàn tó lè dímọ bímọ lọ́wọ́ tàbí àìsàn tó lè kó bá ọmọ àlàáfíà ọmọ ọkọ àtìyàwó wọn ká that text ètò bá yọ nítorí ọ cost àwọn tẹ́sí mi ń bẹ̀lẹ́ ni tọba lọ kìnnìkànmí kí ọjọ́ ń bẹ ní oṣù ni tẹ́fẹ̀ẹ́ sí tẹ́sí lásán tí wọ́n sọ pé five hundred thousand five hundred thousand ọkọ òsè ìyàwó òsè náà ẹlẹ́ẹ̀kẹta al-murasatu bi ma'na al-asli at-tayyib ó náà tó ní pé wọ́n tó ń wo ìran kí ni àwọn kí ni ìran yẹn kí ni àwọn ìpìlẹ̀ ìran yẹn irú ìran wo ni tó bá ń sọ pé ìnàkẹ́rẹ́kà dasas ìpìlẹ̀ àtẹ́kẹ́tún ó mọ́ nìkanra wọn àwọn kan bẹ náà tó lè nínú àwọn ìlànà ìmọ̀ ìgbàlódé nìyí ìmọ̀ ìran kí wọ́n wádìí tó pé omi bẹ̀tẹ́sì náà wọ́n ṣe wọ́n mú nǹkan lára ọkùnrin mú nǹkan lára obìnrin wọ́n sọ pass ìsìn ìran wọn gbóná ti ń bọ̀ kí ni máa wọn ìmọ̀ ti débẹ̀ léèní akáńfí ń ètò ìgbéyàwó mo fẹ́ mọ rẹ̀ ṣé àsìkò tó ni ṣé ìran rere ni àbí ìran ẹlẹ́ẹ̀kẹrin. al-qudratu bi kulli ha al-hayatiyya. òun náà ni pé ìní agbára ní ojú wò ìní agbára láti gbọ́ àgbọ́yé gbogbo tí ẹ̀jẹ̀ àgbọ́yé sẹ̀mílẹ̀ ayé wọ́n tó ń wò. bákan náà. taqarubu thaqafa yàní ọjà ayé àpẹjì. inú kẹta tó fi ń wò pé afẹ́fẹ́ náà ni ọ̀rọ̀ ọ̀làjú àgàgà ìlànà ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ wo lọmọ ìkọ́ ẹ̀rìgbà mi ń bẹ wọ́n ní bọ́dà báyìí a máa ń wáyàwó fún àtìtìríyàwó wọ́n ní kí ló dé wọ́n ní ọ̀kàwé lọ títí gbogbo àwọn tí wọ́n sì ń bẹ́lẹ̀ ní àkàwé wọ́n ní second school lọ́kà gbogbo àwọn ọmọbìnrin tó wà ńlẹ̀ ìtọ́ka kéré òun ní first degree wọ́n ní wọ́n má ṣe ara wọn gbàmí náà obìnrin ó fi sí ọkọ tí gbogbo ọkọ tí ń bẹ ńlẹ̀ master phd ohun sì rí kọkàájú second school lọ iṣẹ́ tailor lọ́kọ́ wọ́n ní wọ́n àti dédé ara wọn o gbogbo ìjá àti ṣe rí dàrú ìgbésí ayé ìsin ni ó yàtọ̀ jẹun níjọ́ làmọ́lẹ̀ ìdírú yẹn o ní ìsìn ó wà ní ń consider inú àwọn àgbàlódé ni ó bákan náà wà dín bẹ́ẹ̀lẹ̀ sìn Islam Islam abẹ́ẹ̀kọ́ ni Islam ìṣẹ́ ẹ̀kọ́ náà ẹ wá ní Islam ọlọ́ọ̀bẹ̀ yọ ló ń ṣe Islam kíni Islam ọlọ́ọ̀bẹ̀ yọ kí láàpù Islam náà ọ lọ pàtí tí a bá dára yá a mú tí díẹ̀ kò ní mú pọ̀ ní abẹ́kọ́ ni ó ní gẹ́fẹ̀rẹ̀ tó ń gbé síta kan wá rèé ló ń borí búsẹ̀ yìí tó yìí bá ní ni ṣe ń bára wọn mú ìsìláàsì ní méjèèjì gbogbo ẹ̀nà tó wò ní ìsìn inú àwọn ìgbàlódé inú ètò ìgbàlódé ló gbé ẹ̀ náà wá náà àtàkọ́rùn-ún lè ṣímá àrìn wàtòfó látú sáàrìn náà ni kí wọ́n súnmọ́ra wọn ní ètò àwùjọ oní ìsìtáṣọ́ wọn láwùjọ ó súnmọ́ra wọn àwọn kíláàsì kan olówó láwọn ilé second class àwọn ilé àtúnwò wọ́n yìí náà ni ó sì pé àti bẹ́ẹ̀ náà ní ká tún wá wo ọjọ́ orí níjọ́ làgbàlagbà ń fẹ́ ọmọdé tí ó sì wàhálà bàbá 70 ó ń fẹ́ ọmọ 12 years tí bàbá sẹ́fìdì bá náwó sọmọ tóbi àdísí ní gbọ́ alápàríwó wọ́n ló fẹ́ fi ṣe nǹkan ni ọ̀fẹ́ ìlú ni ó dẹ̀pẹ̀ láàmà bú ẹ̀kẹ́ èsì alájí o ọ̀dọ̀gbọ́n fẹ́ lo ọmọ yẹn ni gbòwálà tó wá ń ta tó náà nìyẹn وهذه الأمور المذكورة وغيرها من القضايا المعاصرة wọ́n ní gbogbo ilé dáa sọ yìí aṣọ díẹ̀ bẹ́ẹ̀ ni àtàwọn míì náà tó ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn contemporary issues. bàdà àti tó àtìrù fi àmàlíyà ti tìyà sáwùjá ó ti wá ń di pé pé afẹ́fẹ́ nílé ni tá a bá kọ́nsídà rẹ̀ ìtì ń bí ọ̀dà ó ti di dá gbọ́dọ̀ dìmẹ́rù ó ti di ní à ń lọ́kọ àníyàwó lẹ́ni. Allah la ilaha illallah.